الله والصلاة والسلام على رسول الله وعلى آله <clears throat> وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> نعم ibiti abala idilan yana ona ni ma lo kini na'am kí ni ìdájọ́ ìmá lo àwọn òfin àgbélẹ̀rọ <coughs> láwọn òfin èyí tó takò títí ọlọ́wọ́ bá títà náàbíwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ́dẹ̀ sí àwọn ìfọ́síwẹ́wẹ́ kọ̀ọ̀kan bẹ̀yẹn níbi ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ ẹ̀sìn Islam tí wọ́n ti ṣe àlàyé lórí pé ìdájọ́ yìí kí ń ṣe ìdájọ́ kanáà tó àwọn èèyàn báyẹn náà so naam ọlọ́bà ń sọ ní Qur'an anib sallallahu alaihi wasallam sọ wípé wa man lam tahkum a'immatuhum bi kitabillahi wa yatakhayyaru mimma anzalallah illa ja'ala Allahu ba'sahu bainahum ọlọ́run ni àwọn tí wọ́n bá lò òfin tí Ọlọ́run bá tí ó gbé kalẹ̀ àwọn olórí wọn kò sí àwọn olórí wa ta'ala

pé ọdá ń pé lè fẹ́ lọ́má bó yóò fi yìí o ti fẹ́ mú kanú àwọn family members tèmi alìsáré dọ́gbọ́n sí pé òfin yíbò ní ẹ jẹ́ ká change ilé ilé yóò tún sí ń bẹ̀ ma so wà ló mọ̀ ṣẹlẹ̀ láàrin wa oníkálùkù ọ̀nà wà láti máa dá wa lálẹ́ gan àmọ́ bó jófin ọlọ́run ọba ní kò sí bó orile ilẹ̀pọ̀ ló jalè àbúpáyàn orile ilẹ̀pọ̀ ló páyàn nínú ní kọ́ọ̀tì báyìí àbí ibi àwọn òfin ló báyìí yóò sì ó gbọ́dọ̀ gbá lọ́yà yóò gba èyàn tí ó dìfẹ́ndì ẹ̀ ní kọ́ọ̀tì nínú ẹ̀sìn Islam kí náà ń pè ní ẹ ó kílẹ̀ pé ọlọ́pàáyàn ó pa wọn náà nínú possibly ẹni elipada ó lè dáwọn pé no no no no no no no no no ìdí ni wípé man made law ni àwọn èèyàn kan ní wọ́n hun in tẹ́yàn bá hun ẹ̀ lè fi lófin ọlọ́wọ́n bá ọlọ́run ti sòfin báyìí báyìí báyìí ni kò sí bó ṣe fẹ́ kò nínú òfin ọlọ́wọ́n so hadith annabi so tàbá ti rí àwọn kíní tó ń ṣẹlẹ̀ láàrin wa ẹjí kí ká mọ̀ pé àwọn náà láfọ́ ara wa fa ní ìsìn báyìí ọmọ um, kí náà ìdíje pé tẹ́ni ẹbá bá ṣe ń manipulate o lè rí mú o lè rí mú rẹ́rẹ́rẹ́ àmọ́ tó bá jú fi ọlọ́wọ́ bá ní ìrọ́ kò ní rí bẹ́ tí ló jẹ́ pé ibi òfin ọlọ́wọ́ bá ilé ẹka sáré kí a máa lọ ibi tí wá bó ibi tí wà láwà gẹ́gẹ́ ni ní pé àwa gangan kí o gbogbo akábẹ̀rẹ̀ sí ní ma yí padà ká ma shift lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣẹ́gbọ́n tó bá ti sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba àwọn ni wọ́n fi ọlọ́run ọba lé lórí tí wọ́n sì submit fún fi ọlọ́run ọba yẹn àwọn olùfin ọlọ́run ọba yẹn ó gbà lílò lé lórí kìkí ń ṣàwọn tó ṣe pé àwọn gangan fún àwọn ìtí submit wọn ìtí ìjúpájú sẹ́lẹ̀ fún fi ọlọ́run ọba lẹ́yàlẹ́ fẹ́ kí bàbá buhari wá délé ní báyìí káwà ní pé tọ́ Nigeria o a rí pé òfin ọlọ́ọ̀bá lólè ràwá ẹ̀yìn ìyẹn ti yàyàkúyà gan àwọn èyàn sì ń lò fi ayé wọn manipulate òfin ọlọ́ọ̀nì change o lè lọ́sílò ọ̀rẹ́ náà kò ní pé ara ẹjá àmẹ́jẹ kò sí àmẹ́jẹ tó ti wà bẹ́ẹ̀ wàláhí tí pass gínẹ́ kàtàmà pass káàkiri wọ́n because wọ́n jẹ́ yẹ́ wọn pé because ọ̀pọ̀lọpọ̀ náà ará àlúgbọ̀n ò gbá àwọn orúfẹ́ ọlọ́bí tó ti wà backward àkídà ti bàjẹ́ believe àwọn èèyàn nípa ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tọ̀rọ̀ annabi believe yẹn worst wọn ò rí ọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bọ́ ọ̀rọ̀ta lè fi túlù ṣe a ń rí bí ọ̀rọ̀ katọ́lọ̀ ọ̀pẹ̀sọ̀ so in tó sọ Nigeria ẹfẹ́ sí so in tó kù ní pé in tó dẹ̀ fọ́ ní pé àwọn tí mo mọ̀ àwọn institutions tó ṣe pé àwọn mùsùlùmí ibẹ̀ àwọn ní wọ́n wá bí ó ṣe bá ní nìkọ́ọ̀bù bí káwọn obìnrin mọ́ lò nìkọ́ọ̀bù má káwọn ọkùnrin mọ́ dé fílà àwọn mùsùlùmí ká mọ́ dé fílà mo mọ̀ ṣùgbẹ́ tó pé àwọn mùsùlùmí wà náà tí wọ́n ń ṣe so àwọn mùsùlùmí kò tí submit fẹ́sìn kẹ́nìkan tó wà lóòfẹ́ mọ̀ lòfin ọlọ́ọ̀bá ah, wára o so bí yóò ṣe ṣe irú nǹkan báyìí èyí ma sàlàyé náà ni bá níbi sísì náà ni sallallahu alaihi wasallam kan ma sàlàyé ẹ̀sẹ̀ fáwọn èèyàn lọ́nà ni tó tó bá padà yá máìdí àwọn èèyàn padà rọ kódà àwọn èèyàn padà ma request pé ẹwọ ibi ta wá dé yí o a fẹ́ gbogbo àwọn òfin yìí ma ẹ̀dàkùn òfin ọlọ́ọ̀bá láfẹ́ ìbéèrè tó kùta ní láti mọ̀ ní pé man khalaqa ta'ala ta ló dá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ilé nǹkan ó jẹ́ nǹkan tó ṣe pé ṣe ìtọ́nà ma gbé wá sínú máìdí èèyàn ìdá waswasa ṣeitán lè ahadikun bí hádà su'ad tí ṣeitán bá tó bá gbé gbígbé wa sí lọ́kàn ṣeitán lè gbé wáwọ́ ìpé wọ́n náà wú láti jọ ìná ta ló dá Ọlọ́run gbogbo ìsìn pariwo Ọlọ́run Ọlọ́run ẹn ta ló dá ọ̀nà ṣeitán ma lọ́lọ́fin sọ ní Qur'an wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'id billahi innahu huwas sami'ul alim gbogbo àti ṣètọ́nù tó bá ti gbé nazghun kan wá bí ròyíròyí kan wá agbófẹ́ fà onífàkúfà kan wá ìṣẹ́ ọlọ́run ọba kó lọ́dọ̀ ṣètọ́nù so kíná pé annabi sallallahu alaihi wasallam ṣàlàyé pé yá ti ṣètọ́nù ahadakum ṣètọ́nù wà báyìí kan ní yóò wà ní ìṣètọ́nà wọn ni pé man khalaqa kadha man khalaqa kadha man khalaqa kadha ṣètọ́nà mọ́ bèèrè talódálì talódáwọn igi talódáwọn ẹran talódáwọn àpáta talódábáì orí pọ́ ọlọ́mọ dáa ń pè Allah ni Allah street yóò kọ́kọ́ gbá wọn dáadáa yóò kọ́kọ́ fẹ́ fi sọ̀ráńdì ẹ̀nà ó long run ipẹ́ ni yìí ní nǹkan ló tó fẹ́ tíbọ̀ so ṣètọ́ ní kọ́kọ́ bèèrè talódálì talódálì talódálì tó bá tíwá gbogbo ti gbà yíwa ní pé ókè Allah ni àbí ó dá mọ̀n kọ́lákọ́lọ́ talówá dá Allah gangan fúnra rẹ̀ anẹ́bìnrin tó bá tíwá dé irú lẹ́fún yẹ̀wò fàlìyàstẹ́rì lè lá tí mọ̀ lè ń tẹ́hì ó kọ̀kọ́ wá ìṣọ́lọ́ọba a'udhu wa kọ́t ìròyìn èyí ó stop tọ́tì so anabi ni sallallahu alaihi wasallam ipe anabi ni ká máa sọ ipe amantu billahi wa rasuli èmi ni gbàgbọ́ nu Ọlọ́run ba ta nabi o allahu ahadun Ọlọ́run ba yọ̀kan ni allahu samad Ọlọ́run ọba lọ́kan tí ọba tí gbogbo èyàn tí wọ́n máa ronú nípa rẹ̀ ayita ma ní bùkátà sí lam yalid wa lam yulad Ọlọ́run ba obi ma ẹnìkan kan ò sì wa lam yakun lahu kufuwan ahad Ọlọ́run ba ò ní ẹnìkan tí ó jẹ ẹgbẹ́ pẹ̀lú rẹ̀ thumma liyaqtul aw thumma liyaqtul an yasarihi thalathan wal yasta'iz billahi mina shaitan àdẹ́bì ní pé kó wá kíyànká split lightly kíyànká sí tó ẹ̀bá ìsẹ́gbẹ̀yàn kíyànká tó sẹ́gbẹ̀yàn báyìí left kó wá ní a'udhu billahi mina shaitan rajim wàlìyàntẹ́hì kó dẹ̀ cut ìrìn fa inna dhalika yuhibu anhu ìyẹ́ ogun mọ́ ìrìn lọ so ó ní pé ẹwọ nǹkan tí Ànábì ní kò sọ mí gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé ìgbà Ọlọ́run ọba ìṣẹ́ Ọlọ́run ọba lọ́kan ṣoṣo ìdẹ̀mọ́ dá ìjọsìn kọ Ọlọ́run ọba ẹwà wò sẹni tó wá bìlìfì pé Ọlọ́run ọba lam yalid wa lam yulad Ọlọ́run òbí mẹ́nìkan ò sì bí so ní wà bìlìfì pé àtòhun àwọn àtàwọn tí wa náà ni wọ́n ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì ẹ̀sìn pé méjì lọ́dọ̀ Ọlọ́run ọba inna dina inda allahi al-islam in tọ́lọ̀ bá ti yẹ́ sọ́nà kùránì ni ẹ̀sìn ó ẹyọ̀kan lọ́dọ̀ lọ́wọ́ bá ṣe yíò mọ̀ wípé àwọn belief táwọn èèyàn ti ní ṣe rí belief táwọn sọ pé belief belief àkídà onílẹ̀ ni àkídà belief yẹn lágbára gan belief yẹn ló ń determine bá sí ṣe nǹkan ẹ mọ́ wípé àwọn èèyàn kan dédé wọ́n lọ chọ́ọ̀chì lé ní mùsùlùmí believe taa tin ń fún lati láti jọ ẹ tí ń rọ wọn ní believe jọ pé sin ọmọ ìyàwó ẹlẹ́sìn kejì ẹ̀sìn kejì ẹ̀ẹ́sìn ẹ̀sìn pé méjì kí ní ẹwọ kò sí effect believe engine to wa ninu ara engine ni o determine bó lẹ́sẹ̀ rẹ̀ o lo engine ni o determine kí ni jade engine ni o determine tó fọwọ́ re gbogbo engine èyí tó ti bìlífì pé ọlọ́run kan lájọ́ ń sìn èyí tí máa lọ chọ́ọ̀chì náà kò burú nìyẹn náà sì bọ́ ọlọ́run kan lájọ́ ń sìn ibi tí wọ́n ti mọ̀ pé àwọn tánsọ́ àwọn kírísítẹ́nì gan honestly àwọn gbogbo àpọ́lọ̀n kan lájọ́ ń sìn so kíkà wá mọ́sùkì kíkà wá kírun wọ́n rí ike ọlọ́run kan lájọ́ ń sìn mílọ̀fẹ́ kírun lẹ́yìn ṣe bú ọ̀n lọ chọ́ọ̀chì sáwọn wá mọ́sùkì mú ò ní wá ọlọ́ba ti sọ́nù Qur'an ọlọ́n pé lanyardo an kọmọlù yahudu wa lannasọ́rọ̀ hatta tattabi a millatahun àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ wọn ò ní ẹva yọnu sí yí àyàfi tẹ bá tó tẹ̀lé sí wọn tọ́lọ̀ba sọ nípa àwọn jíò àtàwọn kírísẹ̀nù Qur'an hatred ìkórira tó ní agbára tán nífẹ̀ẹ́ yìí kìí ṣe kékeré ó lágbára gan wọ́n kàn máa ń dọ́gbọ́n lójú ni honestly normally wọ́n ó bá wọn ṣe normally tẹbájọ jẹ́ aládùúgbò tẹjọ ń gbélé ààrẹ kódà tó máa bèèrè nǹkan fún wọn wọ́gá lè bèèrè nǹkan lọ́wọ́ rẹ̀ a mọ́ níbi ẹ̀sìn làkùndínú kọ́ wọlé ẹ̀rí ẹ̀sìn ní ẹ̀sìn tiwa ẹ̀sìn yẹ́ ọ̀tọ̀ ẹ̀sìn tiwa ọ̀tọ̀ àwọn sọ fọ́ wípé ọlọ́run kan lájọ́ ń sìn àwọn òṣìwáṣí mọ́sílásí káwákírùn àwọn òṣìwáṣí gbàrẹ̀ nínú Ramadan wọn ò ní sí ṣe bá yàbí àmọ́ wọ́n tí ẹ̀ international muslim lè ní pé a fẹ́ please àwọn christians a fẹ́ yọ wọn nú a fẹ́ jẹ́ kán rí pé a ti wà tó extreme a ti wà tó ash àwọn òkè tí wọ́n fa honestly mo máa christian tó ṣe pé tó bá di time of christmas time of easter tó fẹ́ ṣe mọ́nà ìṣẹ́báyì ẹ̀tùmọ̀ ṣe wá sí táwọn ẹ̀tùmọ̀ jẹun easter so ní ìdíkà máa ṣe wá sí ẹ̀kún mùsùlùmí tí ń ké ìlàmìyẹ́lìdò ọ̀làmìyọ́lá dìlójúmọ́ nígbàtá wọn sọ fún ọ pé Ọlọ́run ọba táwọn fẹ́ torí ẹ̀ṣẹ̀ Christmas yìí o ìtàn tó wà níbi Christmas yìí o ó ní kí Ọlọ́run ọba wọn wọ́n kọ́kọ́ wọ́n bọ́ sí o wọ́n ṣe lẹ́gbá bí ọ̀daràn wọ́n gbé ọwọ́n gbé agbélébùlé lórí kó máa jẹ́bà wọ́n lọ káàkiri eventually wọ́n padà kàmá agbélébùlé ẹ̀ wọ́n kàmá bẹ̀ Ọlọ́run ọba yìí náà tí wọ́n ń ké lórí kọ́ọ̀sì yẹn pé ọlọ́run ìtún kí Ọlọ́run mi Ọlọ́run náà ni ó ní tí wọ́n ń kí Ọlọ́run kan àtúmọ́lọ́ ti tún pé ìgbé ike ọlọ́run mi kí ló dé tó fi pamítì kí ló dé tó ẹ̀bí ó sàbòsí mi ó sàbòsí mi ó pamítì ọlọ́run yẹn wọ́n wá ń sọ fún wọn pé ní níjọ́ tán bí ọlọ́run yẹn àbí easter time yẹn ni wọ́n fìyà jẹ ọlọ́run àwọn ń ṣe ọdún yẹn ẹ̀tún àjọ ń ṣe pẹ̀lú àwọn mùsùlùmí tàwídò sí lára ti ẹmọ́ ni ah, ó yẹ kó fi pé ẹwọ́n àníbi iṣẹ́ tọ́lọ bá ń sọ nínú kùránì kọ́lẹ̀ ní sọ pé wọ́n ṣe lọ́rẹ̀ tábí ìsítà tó fẹ́ tó ní ìṣẹ́ra yìí wà sídẹ̀ tó máa ṣe kọ́lẹ̀ yàn ìgbàdó tó rí pé aláṣẹ́jú ní ah, gbogbo kí ní ká gbogbo ẹ̀lẹ́ òdá ní ti dá kò dá ní pẹ̀kùn lókọ méjì tí ó lọ nínú lákà ìtẹ́ ní òkè sẹ́ bí ọlọ́ọ̀bá lọ́dọ̀ tí ẹ tó bá ní wọn bí ọlọ́ọ̀bá àwọn nísìn ẹgbà yẹn ti ń fẹ́ kílẹ̀ báyìí wọ́n ti ń fẹ́ Ọ̀ṣun Òṣogbo fẹ́ wọlé nísìn bẹ́ẹ̀ ni Ṣàngó náà fẹ́ wọlé ẹ̀ ọlọ́run kan lájá nísìn tẹ́bá àwọn òtẹ́ àwọn olówà ìjájì gbogbo Ṣàngó Ọ̀ṣun Òṣogbo àwọn mùsùlùmí pọ̀ mẹ́bà mú àwọn alájì kìníkẹ̀kìníkan àwọn náà wà ìjájì Ọ̀ṣun Òṣogbo púpọ̀ mẹ́ ìdí ni wípé tákìdà bá ti bàjẹ́ ẹ́njìn ti bàjẹ́ nù bọ́dì ó ti rẹ́ kìnà kò sí àǹfààní fún bọ́dì bọ́dì ò bá fáìn lójú ẹwọ mọ́tò náà tí ẹ́njìn mọ́tò bá ti bàjẹ́ kí tàwa fine ó ti rún kò lè ṣiṣẹ́ mọ́ ṣe bá yà bí so agbúdọ̀ mọ̀ ipé ẹ̀sìn Islam ó gangan lè sí tọ́lọ̀ ọgbà ní yamal kiyama lọ́lọ́fẹ́ sọ pé wa man yabtaghi ghayra islam dinan falan yuqbala minhu

kọlọba kó sànú wa so yajibul qawl bi anna allaha khaliqun wa laysa bi makhluq so gbọ́dọ̀ ma fi rílẹ̀ pé ọlọ́run ọba ọba dẹ́dà ni kìkí ń ṣe òun kò ọlọ́run ọba ò lè jẹ́ ẹ̀dá nítorí ọlọ́run ọba gangan ọba tó dá ẹ̀dá

fallahu wahidun la shay'a qablahu ọlọ́ọ̀bẹ̀ yọ̀kan náà ni o kò sí nǹkankan tí wà before rẹ̀ gẹ́gẹ́ náà lọ́rọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam allahumma antal awwal ọlọ́ọ̀bá ìwọ ni ẹ àkọ́kọ́ fala shay'a kò sí nǹkankan before rẹ̀ kó má jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ kan ṣe kí wọ́n gbẹ̀ẹ́sì ní ìrọwọ́ wa so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah